الحمد لله الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأمم السالفة بل وصيته لنا قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام ربنا سبحانه وتعالى عاملنا بلطفه وبرحمته وبأفوه فجعل أسباب السعادة الشهادة متنوعة وكل نوع من هذه الأنواع ينال به صاحبه درجة الشهداء بفضل من الله حتى وإن مات على فراش المرض وإن مات في بيته وإن مات في غير الكتاب وقد ذكرنا ما تعلق بالمبتون والمتعون وصيب الحاكمين والنفساء تموت بجمع والموت كذلك تموت بجمع وصاحب الحريق وصاحب الغرق كل هذا عرجنا عليه فيما مضى فاليوم كذلك من قتل دون عرضه ومن قتل دون ماله ومن قتل دون آله ومن قتل دون دينه تكلمنا عن هذا بما فيه بنية ففي هذه الخطبة نستعنفها بما ورد عن رسول الله صلى الله عليه وسلم بمرض يقال له السل أو السب بالضم السين أو بكسرها فكلاهما صحيح وقال نفهم رأى في سواء المسلمين أتوى لكم كبات قريب فالنبي صلى الله عليه وسلم أنت ما رجع نتبع ما جاك يفوقوا الله داكم بني سالكم كان نبي رأي داكم بني سالكم لاري أتيا وارلا تيا صحابة كي أوانا قلوا النبي نجو طوما كي أوي يقلوا رأي نجو قلوا wọ́n yọ wálẹ̀ òkú mọ̀ kẹwọ́ ẹ̀rí àníwẹ̀sìn ìbò ń fi àṣìkò rán lẹ́tí ìbẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala jẹ́mi mo sí ẹni ti bẹ̀rẹ̀ àní takùlọ ìjà kọnu ọlọ́run Allah subhanahu wa ta'ala kọ́ aláṣẹ ilé fi mawadi akẹfẹ́rọ̀tì fi tábìlì aziz ní àìmọ̀ yí ọ̀nà nínú alukur'an àwọn ń bẹ̀ kọjọ ọkọ́mọ̀ fàgagá wáyà ìpáyà rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ní kọ̀ọ̀ wa wa lọ kùsùn nìfàk mọ́sà sọ wọ́n ni ìbẹ̀rù ọlọ́run tí ń ti mọ̀nàfíkì

téèyàn ti dẹni tọ́lọ̀ ń gan ti sọ̀kọ́ só látàyé mo ti sàdéhùn pé ń kí ọ mo ti fún ọ ní ẹ̀rí máa jẹ́ mi ìṣó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lọ́pọ̀ sí sẹ̀rẹ̀ sọ́ọ̀ sàhábà náà wọ́n gbọ́yé sí wípé ẹ̀jẹ́ bá pàṣókè ògùn ọlọ́run mabutunu ọsọ sọ́ìbùl hajjini ọsọ alkorik ọsọ sọ́ìbùl harik ọsọ almaratu tamutu bijimurin wọn nufasa tó jẹ́ pé wàládùn àti dúrùwà bí sùrọ́tì ọgbù sùrọ́rì ilẹ̀ aljanna bákaná almakutulu dúnà máàlì والمقتول دون عرضه والمقتول دون دينه والمقتول دون آله gbogbo ilé àti sàlàyé ẹ̀sùwájú a pẹ̀lú pé ìdá àlàmìyàkùn hadal mayyit mutalabbisan bil ma'siyah فإن كان متلبسا بالمعصية ننظر إلى هذه المعصية هل هي منفكة عن سبب أسباب الشهادة أو غير منفكة إذا كانت منفكة له حكمه وإن كانت غير منفكة له حكمه gbogbo ẹ̀láti sàlàyé síwájú ṣùgbọ́n láti bí ìran wọ́n tún wà lọ́bí ìran kẹjọ sí kẹwàá báwọn ó tẹ̀ fi lé mẹ́wàá ta bá ti mú alìmọ̀kúrò dúnà ẹ̀rùdìí wàlìmọ̀kúrò dúnà ààrẹ wàlìmọ̀kúrò dúnà dìrì wàlìmọ̀kúrò dúnà mẹ́rin àwọn ògbẹ́jẹ́ mẹ́rin láyé ọ̀tọ̀ọ̀tọ̀ àrínì wasallallahu alaihi wasallama ìmá ní sọ́rọ̀ min hadithi alladhi akhrajahu imam ahmad fi musnad wa akhrajahu imam tabarani fi mawdu' al-awsat bi isnad sahih ta bá ti sọ pé ti sọ wípé أخرجه الإمام الطبراني في مجمع الأوسطي أجل حديث عبادة ابن الصامت رضي الله تعالى عنهما وأرضاهما قل أنسوا كذلك من الحديث عبادة ابن الصامت قل سيالان صفحة السل شهادة بدم السين سين يكون دم لابا من صبي أسرق السل شهادة كفو سين ينكسر لابا من صبي كلا نكون سلو bánàbí ilẹ̀ ń bá gbàbẹ̀ kú ẹ sọ fún pé ó ti gba ìwé ẹ̀rí pé kò ní jíyà lọ́dọ̀ ọlọ́run tó jẹ́ mùsùlùmí rí fọba dẹ́dà pẹ̀lú àwọn kuyut táǹfún à ń dè láwọn ẹ̀gbẹ́ kọ̀ọ̀kan nítorí pé alìmọ́ra ti tẹ̀mọ́tù bí júmọ́rin obìnrin tó kú pẹ̀lú tó ni lẹ́yìn ìsàbí lẹ́tí máa tẹ́tì min tọ́lìkín wà hamluha min zina kèésí obìn tọ́lìkù lọ́dọ̀ lọ́rọ̀wá òun ni pains of childbirth èyàn fẹ́ bímọ gbogbo ìrọ àti ọmọ rí mẹ́un o là ń pè ní tọ́lìkù bí scanning lamb tí ó bá ní imra'atun matat bi tọ́lìkù ó kú sínú ìmàrọ̀bí gbogbo ẹ ń bá kú sínú máa rọbíṣì àti sàlàyé òun síwájú ṣùgbọ́n tó bá jẹ́ pé ohun ìzìnà lónìí kò sí bẹ́ẹ̀ àsàlàyé ẹ̀ ṣùgbọ́n súnlù lọ́dọ̀ lọ́rọ̀báwá marathon ààrẹ kan ni kí ni máa sáré àtàkì ìmá àtàkì ríà ríà méjìlá ní kùfù àìsì ma ń kó ààrẹ yìí láti bí afẹ́fẹ́ eré tí sì ma ń sáré sá oníkọ́ àtàkì lọ́ngì nínú òní ọ̀rọ̀ ma kọ́dà a máa tàtàkótò bọ́ sínú kidney kọ́dà a máa tàtàkótò náà bọ́ sínú brain tó àti pẹ́lára nítorí pé asìlú rẹ̀ bacteria náà ni kí wá ní nǹkan tí ó sọ na, ẹwú tó náà níbi o náà ni tí bí ìní jẹ́ sólù o sì jẹ́ sílù tuberculosis tuberculosis lọ́dọ̀ ti àwọn elétò ìlera àwọn medical personnel wọ́n gbà wípé tuberculosis caused by bacteria àwọn bacteria kan ní máa ń fà ṣùgbọ́n mo ní ti rí àwọn bacteria yìí àwọn bacteria oúnjẹ ẹgbẹ́ wá ní kòkòrò burúkú títí ẹ̀ lọ́tọ̀ wọ́n ń pè ní mycobacterium tuberculosis so mycobacterium yìí tó bá ti wọnú mílíọ̀nà níbẹ̀rẹ̀ ìsì ń kòójù wọ́n kòójù láti bí afẹ́fẹ́ àwọn olóògbọ́mọ̀ sọ yí pé bacteria tẹ́ ń wó yìí o when you he must spread through ear tó bá ti sẹ́gbẹ̀ through ear àwọn pàpọ̀ yọ́ ma tàkà pẹ̀lú kíni pẹ̀lú an infected person ẹni to bá ti kọ́kọ́ mú yọ́ ma tàlátọ́dọ̀ rẹ̀ tí bá ń sọ̀rọ̀ when he coughs àbí ó wúkọ́ àbò sí ìǹkẹ́ ìṣì yọ́ mọ̀dọ́dọ̀ ẹlòmí fún wọn rí sọ náà ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ó ti wà ní ètò ọlọ́run tí bí ẹ̀ntọ́ bá mú tọ́bẹ̀ e ìgbàbẹ̀ lọ tọ́jọ́ mùsùlùmí tí ọ̀pàpàpọ̀ mọ́ bàdẹ́dà ìnira tí ń bẹ́ǹbẹ̀ kékeré kọ́ èyí tó bá yẹ mú kéèyàn mẹ́lẹ̀ mí dáadáa ó ń tàn gan ikú ọmọ ògùn ṣáájú àsìkò èyí tó bá yẹ mú kídní èyàn yóò àfẹ́tì títọ̀ yóò àfẹ́tì ikùn èyí tó bá yẹ lè bí ọpọlọ ó ti mú gbogbo ara ẹwà àmìlì sọ̀rọ̀sọ̀rọ̀ tí wá sọ ti pẹ́ pé ẹ̀yin ẹmú sọ́wọ́ ọba dẹ́dà máa máa fẹ́ sàánú yín ẹ̀yin ọmọ ẹ̀yìn táàrẹ ìbámú tọ́bẹ̀ ṣe sábàbí kọmọ̀bọ̀lọ́dọ̀ náà asìlú asìlú ṣàhàdátùn oúntọ̀n ti gbàwé ẹ̀ látọ̀dọ̀ ọba dẹ́dà wípé ó sínú ẹni tí ó jíyà bí ìyẹn ṣe rí sí èyàn lè sojú kúkúrú rẹ̀ nígbà tó fi gbádìí fi kọ́ wà lọ uch àwọn oníkọ́ ni obìnrin pé ah no oníkọ́ ni wọ́dùn ọ odi tuesday tuesday ẹjọ́ táìmù tí ń ni bàbá ọ̀nà bá lọ bẹ̀ nǹkan kó mú gbogbo wọn ló spark wọn fi nǹkan bóbú òfin nǹkan bóbú tánà bí wí ọlọ́run àbọ́m̀bẹ̀ eléyàn àtúkù a wá ní èmà kaka tó sún wájú èmà yí min hadithi ukbata ibn amir radiyallahu ta'ala an arda nígbà tó sọ́rọ̀ fẹ́ máa sọ àwọn nǹkan yìí ó wá fi nǹkan kan sí tí ó fi sí gbogbo ìta fi ẹn tó jẹ́ kọ́ jẹ́ mùsùlùmí fọ́lọ̀ ní o kú lónìí yóò sì bẹ̀ ajá sógùn rọ́lẹ̀ ọkọ̀wà tó sì jímá ní kí ń sọ o ìṣẹ̀fílò náà jẹ́ òní ó sì gbẹ̀gún gbẹ́gún lé wọn lọ́dún ó sì kọ̀lá ló kú lónìí ọlọ́run ṣe ń pè tí ì fi ẹ̀kù lérí wípé ọwà ń gbì tí wọ́n ti rẹ̀ lóògùn lọ ọtán ó sì dìde kó bẹ̀lọ kírùn ah, wọ́n tàn kọrùn alọ́lẹ̀ yóò báyìí o ẹlòmíì tẹ́ bá bí lóòrè pé lágbàjá yìí tí wọ́n sàpá mọ́nú ẹ̀kù kí lórí se mi ah, tó rí sí èyàn jẹ́ lámìdí alìbọ̀ náà tó ẹbìnrin jẹ́ ó kọ́ ní fún ọrú yàgbẹ̀ náà tó kọ́ kò ní má rí bẹ́ ọ̀pọ̀lọpọ̀ láwọn àdúgbò bá sí wáyìí tó jẹ́ pé ẹni tí bá ń wé skáàfù mẹ́ ẹlẹ́ àdán pè ó wó skáàfù rẹ̀ ọdẹ̀ bọ́ mínískẹ̀tì gbóòdó tàbí táìtì olùbrá lásán ó sí gbogbo ẹ̀yìnlẹ̀ ṣùgbọ́n ó wé skáàfù ẹlẹ́ àṣákírọ̀ ẹyẹ́ ní doro ẹlẹ́ ẹlẹ́ à ẹ̀yìn ẹlẹ́ ẹ̀yìn dáadáa ní ẹlẹ́ àdán èyí tó ti ẹ̀fà ká tí wọ́n tí ó jìnà tí ẹ bá ti rí ẹ̀lẹ́nu ọkọ̀ ọjọ́dọ́ kọ̀dọ̀tọ̀ tó bá ti lè lo tàjí àwáìtì tó fi lérí kọrin torí ọkọ̀ bí ṣe ń bọ́nú orí elé ní bọ́nú orin kírókọ rẹ̀ ní bọ́nú orin tó wọ́n ní ọba lẹ́un ah, wọ́n mọ̀ karambẹ̀ ní ìsin àwọ̀mbọ̀ hadithi ukuba ọdá dáadáa lẹ̀ fún ó ń ṣe ọ́nà sọ̀rọ̀sọ́rọ̀ sọ́mbẹ̀ wípé homsun man kò bídọ̀ fi ìrìnà fàúwà ṣẹ̀hìdó máa kà pa nínú nǹkan márààrin mo ti sàfọ́lẹ̀ rẹ̀ tàwàní ó sọ ní alìmọ̀kùtúrù fi sabilillahi shahidun ẹni ẹ̀fà pàṣójú ogun ọlọ́run ọba pẹ̀lú ogun mẹ́jọ tàbí máa kàrùn okùnkù shahid wàlìgọ̀ríkù shahid fi sabilillahi shahidun wàlìgọ̀ríkù fi sabilillahi shahidun ẹn tó bá sí ẹ̀tẹ̀rì tó bómi lọ lójú ọ̀nà fi sẹ̀bíìlì láì ṣẹ̀yìdó gbogbo ẹ bá gba lókú wọ́n fún ní nǹkan jẹ lógún ní lójọ́gagá fi sẹ̀bíìlì láì ṣẹ̀yìdó gbogbo ẹnikẹ́ni tó yẹ pé lójú ọgbọ̀rọ̀ ti gbé àjàkálẹ̀ àrùn tó wá bá bẹ̀ lọ ẹ sọ fún pé ṣẹ̀yìdì ni kọ́dà wà nífàsá òfin sẹ̀bíìlì láì ṣẹ̀yìdí tí ẹ̀jẹ̀ ogbí ò tí ìdàlára rẹ̀ tọ́gbé ìbá bẹ́ẹ̀ lọ ẹ̀sọ pé o náà kò ṣe ìdí. tàbáwàwò nǹkan mọ́nà rí gbogbo nǹkan tí ń bẹ̀rẹ̀ àdífì gbogbo ìlànà bí n fi fi sẹ̀bí láìsí ilmọ̀kútù ilgharik ilmabutun ilmatun ilfasa àwọn afá ní kílọ́fà kò sì fi sí ń bí àwọn àdífì òkú wọn ní in ta fi tú ò ní wípé fi sẹ̀bí láìsí wọn wàlgọ̀ríkù fi sẹ̀bí láìsí ṣèhídún wọ́n gbé síwájú ni jẹ́rù wal majrúrù muta'alliqan bil khabari wọ́n jẹ́ wal khabaru ṣèhíd awà dábí fi ń padà wípé al maqtulu ṣèhídún fi sabilillah wal goriku ṣèhídún fi sabilillah wal mabutunu ṣèhídún fi sabilillah والمطعون شهيد في سبيل الله والمفسر شهيد في سبيل الله ìtumọ̀ rẹ̀ ni wípé gbogbo ẹni tí wọ́n bá ti pa okú oríire tí wọ́n bá tún pípa ń wò tó bá ti jẹ́ torí ìtọ́lọ́n gbogbo ẹni tó bá tẹ́rì sómi tí wọ́n bá ti tún títẹ̀rì wò tí ó sì pé bọ́yá ọfẹ́ gbé ògùn olówó kọjá ọfẹ́ lọ sábúrú níbìkan tí ó sì bẹ̀ òkùnkùn tọ́nà ọgbó foríjì àwàmọ́ tabakú mẹ́un kábọ́ sí bí ìran méjì man taradda min fawqil jibal gbogbo ẹni tó bá jábọ́ látókè ẹsẹ̀ rẹ̀ yẹ́ lórí àpáta ní bá ń bọ̀ yìí áò tààkùnù sábúrù àbí ẹranko yapa kakọmọ tí olókè olókè ìṣì orí igi ni o ẹlẹ́tíṣà ni o ọlọ̀ tó náà se lókè lórí òkú ni o lọ́wọ́ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ bá tàṣẹ lójijì igi orí igi lọ́wà ni o no àkọ̀pẹ́ ni o tọ́jọ́ mùsùlùmí rẹ̀ fọ́lọ́un ẹwùdáwọn àwọn èèyàn ń gbogbo ọ̀nà ìkú o tí wọ́n ní ní tàǹsọ̀ ìwò Islam original o ọfẹ́ lọ rí bọ́ọ̀lù rí ajá fún ọmọ wẹ̀rẹ̀ tí ń fi ń ṣe abúrúkọ́ ń ṣe dáadáa ní ṣe ẹsẹ̀ rẹ̀ yẹ ọgbà bẹ̀lọ wáyàbọ́ sórí mọ́sùkì ọfẹ́ lọ mú gbogbo tó jọ pé èèyàn jẹ́ bọ́lá tókè ìgbàbẹ̀ lọ tó sì jẹ mùsùlùmí eré fọ́lọ̀ ṣehid fáwọ̀tà tó ní sábúrù ẹranko ẹni ẹranko bá pàjẹ àwọn afọ́ ní kí ó tẹ́bi lè tọrọ orú ẹ̀fọ́ta rẹ̀ yóò rí lára ẹni kó bá pàjẹ́ nítorí kíni wọ́n ní yakunu insanu hayyan wasaburu yanhashu fihi ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́rọ kó bá pàjẹ́ wọ́n pa lójú ara rẹ̀ ni olùkẹ́kọ́ gí ẹsẹ̀ rẹ̀ kan kò lè rìn lọ́mọ́ yóò sì sámá torí pé ẹ̀rẹ̀kọ̀ ti wíkìn rẹ̀ ó ti olókò mìírànwà ìwà ń wo rẹ̀ báyìí títí tó fi wá bẹ́mà lórí ọlọ́wọ̀n bó tóbi o a jẹ́ pé háàdì ní mìtàtù mìtàtù tí ha màṣàkọ̀ tó ń wà ṣígbà tó ń wà múlímà ikú ni tí pé ọ̀nà ti gbà wá ìkèésí ọ̀nà tọ́rọ nígbàtí جاء من أثر أبلا بن مسعود رضي الله تعالى نرضاه أخرجه ابن أبي شيبة في المصنف لا أخرجه إمام عبد الرزاق الصنعاني في مصنفه والطبراني في مجام الكريم أبلا بن مسعود يروره kò lè sọ kọwàá jẹ́ wípé ó ní innaman yataradda min ru'usil jibal gbogbo apájọ́wọ́ torí òkè tó gbàbẹ̀ fún wa ta'kulu sábúrù abẹ́ni tẹ́ran pàjẹ́ tàbí والغريق في سبيل الله ويبرق في البحر أبينيا ọtẹ́lì mú omi ní omi yóò ṣehídùn ìndàlọ́ gbogbo wọn pátá ẹni tọ́lọ ń fún ní ṣàhádà ọ̀rọ̀ ìpọ̀lọpọ̀ kìí sí ọ̀rọ̀ sáàbé lè sọ àfikọ́jẹ́ pípìlẹ̀ rẹ̀ wádọ́dọ̀ sàṣálàm ọdẹ̀ fẹsẹ̀ mú èèyàn tí a jábọ́lá tó kìí wọ́n yàtọ̀ sẹ tí nǹkan rẹ bá o àwọn tí kìrìn rẹ nínú haram ní 2016 kó tó rí pé stampede tó sọ̀rọ̀ ọdún kan náà ọdún kan náà stampede ṣẹlẹ̀ sọ ìbùlẹ̀ hajjimi làwọn ẹn tí nǹkan wó pa làwọn àwọn tí a tẹ̀pa náà sọ ìbùlẹ̀ hajjimi ní ẹsẹ̀ náà ní tó sẹ kí ni o in tó wó lúwà àwọn ilé ẹmbà ti rẹ́bì tó ga ọjábọ́ látorí igi okòlọ́wà musulmi dáadáa ni ṣùgbọ́n o ní ma bá wọn kọ̀pẹ̀ ní okòlọ́wà musulmi dáadáa ni a mọ́ láwọn èèyàn lóko tó jẹ́ wípé ọlọ́run ó wọ́n ní gun àgbọn tó tó kò ná méjì wọ́n ò sì ní fi gbàgbọ́ ẹwà máa wè mọ́nà gbogbo ìgbà tí ń gùn tí ayé lówó ayóhun tọ́bọ́ wá tàṣì èyàn ti gùn bí ẹ̀mẹ́wà sẹ́ méjìlá ẹsẹ̀ wá tàṣì àbọ̀yọ̀ kó sì mẹ́ dàgbére láàrin àbà wípé òun tí lọ gàgbọ́n wọ́nàwọ́n ẹ̀mẹ́ ìjọ ọba tí ìsìlámù bá ń bẹ pẹ̀lú ẹ̀ káàkiri oríire ó di mẹ́ta alìmọ́ ìdù filibahari alladhi yusibu al-qayl ma'idu tani ma'idu tí a bá ní ma'adat bil ard ma'idu lẹni tí ọ wà ní nǹkan tí nǹkan wá pònúpọ̀ ṣùgbọ́n gbà tí nǹkan ìpònúpọ̀ kí ló bí o ní gbogbo ẹni tí ìjì bá bá ọkọ̀ ojú omi wọn kèése ọ̀tẹ̀rì sínú omi o ìjìbá ọkọ̀ ojú omi wọn ẹ máa wo ẹ̀mà àti àánú ọlọ́run ẹ̀sìn ìjìbá ọkọ̀ ojú omi wọn ọkọ̀ ojú omi wọn ti lọ mọ́ ìwà ń gbéra káàkiri ní kó ìpíṣẹ́ ń ṣe báyìí ní ṣe báyìí ó fi wá di wípé dàwárù wá mú wọn kí là ń pè ní dàwárù òyí ojú ọba dé ní abá ń bí ẹ ń bẹ́ ẹbì tọ́ bẹ́ ẹbì kú níbẹ̀ ṣẹ̀hídù ni òyí náà lòmú lọ fọ́ọ́kánú kò lè dájú mọ́ na e nǹkankan gbogbo ṣùgbọ́n rabaraba bú tọ́bọ̀ ojú omi wọn ìlọ́fà kílẹ̀ rí wà lórí ilé já àfi sunan ibi Abi Dawud min hadithi ummi haram bintu milhan hmm. ibi àwọn àsìkò táwà yìí àsìkò tí olóròjú ò lè sàlàyé ẹ̀sìn fún amán tàbẹ́ni tí ń tọ́ bá rí nínú ẹ̀sìn bá kéré

sọ̀sọ̀rọ̀ àrùbí ìmájókù lé wọn tí è sí ìṣerú ẹ̀ sẹ́lò ní kẹ̀kẹ́ nínú àwọn obìn kọ́dà ó mú sùlọ́yì tọ́jọ́ yà alex agbómalọ́lẹ́tẹ̀ àmọ́bẹ̀ sórí wọ́n máa jogún rẹ̀ ní

ọ̀nà àkọ́kọ́ omi wípé kánàtà kọ̀ọ̀látẹ́yìn lè rọ̀súlì mìíràn rọ̀dọ́wà àwọn tí ó fà nẹ́bí wọ̀nyàn nínú àwọn ìyá yẹn àwọn tí ó jàgbúrò wọn làwọn ìyá yìí kọ́ọ̀lá nẹ́bí ni wọ́n mìíràn rọ̀dọ́wà àwọn apákan tùdébẹ̀un apákan ní àwọn gangan ni wọ́n jẹ́ họ́ọ́là fún ànẹ́bì kèèsì ní ìrọ̀dọ́ àbálìmìnà nẹ́sà láti bí ìran gangan ni wọ́n ní ìran bó wọ́n láti bí ìran ni àwọn tí wọ́n mú láti bí ìran wọ́n mú Abdulmuttalib Abdulmuttalib bàbá nàbí Najjar òun ni ìyá rẹ̀ ti wá Bani Najjar ilé sì ti bí Ummu Haram àti Ummu Sulaim náà méjèèjì ẹgbá mú ọ̀dọ́wà ẹ̀sìn náà ní sọ ẹgbó násábù ẹ̀sìn náà ní sọ ẹbí ànẹ́bì ni wọ́n o wọ́n jẹ́ bí ìyà kékeré sí nítorí pé sẹ́mọ̀ pé àdífì làwọn orí kọlọmọ́ sí alábò ẹ̀kọ́ àkánà sọ̀rọ̀sálám tó bá ti rí báhùn ànàbí ma ń lọlé àwọn sùlẹ́yìn kọ́dà tí ọba sí ààrẹ ilé ànàbí àmà sùlùrí bẹ́ẹ̀dì rẹ̀ jọ mẹ́ẹ̀jọ àbúrò máàmì ẹ̀gbọ́n máàmì mọ̀ wọn lọ wọn lọ ọjà ọ̀rẹ́ mi ilé sùlùrí bẹ́ẹ̀dì wọn kámọ́ sí ànàbí gbọ́ ṣùgbọ́n wọn lẹ́yìn wọn ò ní kọ́kọ́ bọ́ sórí ànàbí wọ́n bà kọ́kọ́ àtàkì sẹ́rí tàbá ń sọ fún gbáná sí èsì sàábé ẹ̀ẹ́sẹ̀ bá ń jíyàn sọ́rọ̀ kọ́rọ̀ ní pálísì tí ẹ̀kọ́ láfẹ́rún tí èbá ṣe buhari ó pò náà sí lè rí èlè èèyàn máa kọ́ọ́lẹ̀ sánàbí lọ́rùn ẹ sì mọ̀ pé àwọn tó pọ̀ nígbò ọbẹ̀ tí a ń sí lẹ́nì àfẹ́ jẹ wọn ìbá dẹ̀bẹ̀ ń rí pé yóò ti já wọn ò lọ́pṣẹ́mà torí pé sáàrì ní lọ yìí sáàrì rẹ̀ ló ti ṣẹ́jú mẹ́wàá yìí yọ́ lè kó gbogbo ẹ̀yí òbí tẹ́ sí fọmẹ́lẹ̀ kéhù ibi kéhù ọ̀bá ti so èèyàn mọ̀ náà bẹ́ẹ̀ bá mọ́mọ́ náà bẹ̀ èèyàn fẹ́ fi rẹ̀ sí nǹkan mí ní o wọ́n kó tẹ́ fún ọ̀rẹ́ ah, ah, ah, ṣe òyìn ọkọ̀ ti ń gbọ́n <laughs> nígbà mọ́ gbogbo rẹ̀ ó ti wọ 275 million right <laughs> èèyàn sì lè kẹ́ <laughs> ينهر بها المائل في البحر الذي يصيب القيد له عدل شهيد شهيد له عدل شهيد gbogbo ẹnikẹni tẹ́ ẹ bá ti rí tí ìgbì odò dàláàmú dàláàmú tó fi wá di ẹni ti bí àbújú ẹ̀ ń kó yìí lọ́bà lọ ní arímọ̀ nǹkan kọ́dà wọ́n ọ̀sẹ̀ sí mú ní gẹ́ẹ̀kà báyìí tí ẹ bẹ̀ kúbà ọkùnkùn ṣẹ̀yí nítorí pé min abúṣà ìgbì láti lónáwàá kí sí kú tọrọ àwọn akasúlù aka àtàrọ́dì min fọ́kì rúsùl jìbá man akẹ́láwò asábìrì aka alìmáìdù àwọn bọ̀ tí èyàn bá wá wọ́sọ̀sọ̀ wọ́sọ̀sọ̀ Nigeria lórí gbòsè rí gbogbo òjòra wọn tẹ́bá gbọ́rò yìí ní àdùn ẹ̀sìn ọ̀rọ̀rùn rọrùn ha ṣe báwọn kan ní ẹjẹ gbèsè tí ó ń torí gbèsè ikú àwọn kan ní ẹjẹ torí gbẹ̀dúmà àwọn okú ṣe fún wáyé kí èyàn lẹ́sẹ̀ tí èyàn bá torí ọlọ́nkú lọba mọ́kún ẹ̀rọ ọba bọ́ pálọ̀ ìṣílẹ̀kùnmọ̀rí ọba súnmọ́kí ọba kòjúgbò rẹ̀ ọlọ́run lílọ mọ́ ń lọ ì wọ́n fẹ́ kú fún wọn ni torí pé wọ́n tún rí àdàdà tó ń bọ̀ lẹ́yìn ilé ìkọ́mọ̀ bá mi ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn kì ní ìtọ́bà ti jádulẹ̀ mọ́ fẹ́ jẹ́ kan nínú ṣùwàdáwù tó jẹ́ pé tààrọ dá ọjábọ́lá tókì ó lò mọ́yàn ẹnìkan náà tó wò pé ẹ̀dú inú inú tí ń sọ iná kíyò yí lẹ́sìn ìyẹn lè gbé ìtẹ́jẹ́ bí ìtẹ́jẹ́ ìwúrí náà gbogbo òkú fún gbogbo táwà kéèkéèkì ó bí èsí alẹ́bàá gbogbo ẹnu èèyàn mọ́ òdúgbò èèyàn lé sọ gbogbo rádìí ló bá pò nǹkan oríṣi bí mẹ́jọ níké nípẹ́jẹ̀ nípa ohun ẹ̀ ló bá pò àbùtú náà ṣàádà ń bẹ fún ṣé tí èyàn bá ti parẹ̀ iná ní ọwọ́ ṣé tí èyàn bá ti parẹ̀ kò ní wọ́n jẹ́nà àbí ṣé tí èyàn náà bá parẹ̀ pàláwà ní ọ̀tọ̀ dáì من حديث أبي رضا أنسى صلى الله عليه وسلم من حديث أبي رضا يقول من تردى جبل gbogbo ẹni tó bá lórí fúlà tókè tó wá jẹ́ pọ́ máa máa ní tí para rẹ̀ àyàtàrọ ah, dá fi náà rí jahannama khalidan muhalladan fiha abadan nígbàgbà ìkàmà ìyà tí ó mọ̀ rìpéètì fún irú bó ṣe ń jábọ̀ òkè náà wọ́n wọ̀n fún nùnà ẹmọ̀rẹ̀kọ́ ma ń rí bí ṣe ń bọ́rẹ̀ tí ń fọ́ lórí mú tún mọ́ dápadà dé wà máa ń tà hẹ́sà súnmọ̀n ẹ bá ń lẹ́lẹ̀ ọlọ́nà bí ti mọ̀ sí yìí yọ́ ma sọ tó dáa fún ní pẹ́kẹ́ máa jẹ gbogbo tí ọba ti ń jẹ tí ọba pa tí ó sàrẹ̀ fún tó símà tí wá ń jẹ olọ́pa rẹ̀ ma ń ta hásà súnmà ẹ máa ń jẹ jẹkújẹ kan sìdá lọ́pà fún ní o fònàgá ní o kò bí owú ní o gbẹ̀mìlẹ́kú

ọlọ́ni ẹ̀lọ ẹ̀fún bàbára ọmọ fi fọ́rẹ̀ ìlú rí ṣe bó ní ẹ̀lọ títà mẹ́rẹ̀ ó ní ikùn ilé ẹ̀fún ọmọ tamakun ọ̀bẹ̀rẹ̀ ni ẹ̀fún rẹ̀ ọmọgun rẹ̀ ìdà náà ẹ̀fún nídà yóò wà wà ń bẹ̀ họ́ọ̀lìdán mọ̀họ́lìdán fi ya agadẹ̀ kánrin kése òní ọwà ṣùgbọ́n ìkẹ́ ọlọ́nkọ ṣùgbọ́n wọn kẹ́kẹ́ ń bẹ kéèyàn mọ́ ràríwọ̀ ríràríwọ̀ pé bọ́lọ̀ ṣe ṣe fẹ́lẹ̀ yóò sì bẹ́ẹ̀ fẹ́mìnà nítorí pé nkankan bẹ táà ń ṣe mistake ń bẹ pẹ̀lú ọlọ́run táà bá ti gẹ́ẹ̀tì ibẹ̀ àti kó rírí ọlọ́run ọjọ́ ọ̀yàn fún èéfí wí téèyàn máa ṣe déèyàn bá lọ́rẹ̀ tẹ́rẹ kéèyàn mọ́ palẹ́kún lè yàn máa sá ọlọ́run lọ́rẹ̀ tó ń lò a máa kébi pààyàn kébi ọmọ bà pààyàn ṣùgbọ́n bàtẹ́ bà rí àà ah, èyí tó ti wáyé àṣòrí ọlọ́mù dúpẹ́ ooo kí làwa ń bọ̀ jẹ̀mọ́ra ẹ ń bá gbà wọn ọ̀nà ikú bọ́rọ̀ ṣe mú wá àti gbàdàjú ẹ̀ ṣùgbọ́n bọ́ bá parẹ́ fún rẹ̀ bẹ́ ǹkọ́ tó wá yí mẹ́sìn ọlọ́run kó sásẹ̀mú sí kéfèrí jẹmọ́ ẹ̀mọ́ lọ́wọ́ gbogbo ẹ̀ ń bá para rẹ̀ nínú islamu tó sì jẹ mùsùlùmí sọ́lọ̀ kọ́ para rẹ̀ kò sọ di kéfèrí o in tó sì ọ̀dá o ṣùgbọ́n para rẹ̀ kò sọ di kéfèrí illa an yakuna mustahillan lidhalik àfi tó bá gbà pé tó ń halali yìí kò tó kú pé wọ́n tàbí bá súnyàn àwọn mùsùlùmí òkú ni àwọn àfáàní ìṣọ́rọ̀ díbẹ̀ fún yẹn wọ́n lọ́yà lálìlú ẹ̀sìn ọlọ́run àhán eléyìn ohun ti takùtọ̀ lóò ti di kèfèrí ṣùgbọ́n ó dá para rẹ̀ ẹkùnrà olówọ́rọ̀ rẹ̀ àwọn èèyàn para wọn torí gbèsè àgbọ̀yí sahih ìdàmà muslim hadith jábir abdullahi jábir abdullahi أنا سأسأل الله لنجوكا فجاء الطفيل بن عمر الدوسي الطفيل nínú àwọn olówó ní hẹ́rọ ní yamani ọwọ́ àdáàpọ̀ ọwọ́ àgbà islamu lọ́dún keje tàbí ti lé mẹ́jìnà tí islamu ti 20 years lọ́sẹ̀ wà gbà islamu inú wọ́n dùn so no afan ó ti gbàsílámù ti pẹ́ nígbàtán bí mẹ́mẹ́ka in tó mọ́ ọdún keje tí wọ́n sọ ẹsọ wá ọwọ́gbẹ̀rin lọ wá bó sá gbàsílámù ilé wọn gbọ́ ó wọ́n pé kí ni ẹ̀lẹ́ fi gẹ́sẹ̀ sí iná kánà bí ìbá ti lè wà náà sinmi ah, àwọn sọ̀hábà ẹni ni wọ́n o ẹni ọlọ́run ni wọ́n o ẹ̀mẹ́ tí ń dàrú definition ṣàbí ní ń dàrú máwọn lójú gbogbo ẹ̀ ń bá pọ̀ ń bá nàbí gbọ̀ tó bá dà nàbí kò tó kú láyé tí ò ṣe àwọn àfọ́ ọ̀kà mọ́ àbọ́gbà islamu láti wá gbà nàbí láàmù àti ya musulmi kò ní islamu kankan ṣe kàbẹ́bù bádùn salúl kò sí mú ọ̀sàbẹ́ àwọn kọ́ọ̀rọ̀ àwọn ọgbẹ́ orí yóò ṣe yóò máa dàn pọ̀ máa sàbẹ́ pé ṣe bí sàbẹ́ náà lọ yọ àdásánà bí kìí sí sàbẹ́ torí wọn mọ́dẹ̀ business sọ̀hábí ya Rasulallah هل لك في حسن حسين ومنع تبي ومنع منع بسكان النون ومنع بفتح النون النبي هل لك في حسن حسين سوى sí agbólé ńlá kan pálásì ńlá ni wòmí dáadáa ọmọ olówó làwà bàbàbàbà mi ní a ní wọ́n sì máa ń ṣe bẹ́ẹ̀ jọun àwárá jọun bíbàdà sí rí wọ́n lè mú láti rú wóró jù wọ́n wà kọfẹ́ǹsì lọ sí manhattan padà wá sí ababridge summit yóò wà gún lọ́bá hùn yóò kó gbogbo ọ̀nà ẹ̀yìn bíyùn mọ́lálùbọ̀sà ma ìṣẹ́bọ yóò wà lọ yọ ní ìsàlẹ̀ padà yóò kó gbogbo àwọn sẹ̀lìkàn kankan yóò kún amára yóò kó gbogbo kankan yóò tún sọ bí padà wọ́n ibi tí ó sì kọ̀tẹ́ ìṣẹ́ m ohun èèyàn orin tí ó tó mẹ́rin nìkan kó tó débi ilé wà gan tí sì máa

àwọn ọmọ ogun kúrẹ̀ tí wọn ò lè jẹ́ kí e, èrò ríọ̀ àbí wà wo tùfẹ́ ìlú ó wọ́fẹ̀ tó ní sí ṣùgbọ́n èrò ń bọ́ ọlọ́run ti parí ìwò ànàbí náà bọ̀tọ́lọ̀ tí stampọ̀ kí ní wù Mẹ̀dínà lọ́gbọ́ àwọn èèyàn ya rẹ̀ pé tí wọ́n bá ti ẹ̀lẹ́ mi kú Mẹ́kà Mẹ̀dínà ló wú mi fàkẹ́rì àdáríkà lílẹ̀ di dàkọ́rọ̀ lọ́wọ́ láǹsọ̀ ànàbí ọ̀dá tùfẹ́ ìlú lónìí láti tẹ̀lé lọ sí Yamani kó lè bá àmọ́ ẹjẹ́ bí tí ó gbẹ́mí ẹ̀ sá lọ nítorí pé Mẹ́dínà ń wù bọ̀ tọ́lọ́hùn tí yọ̀ǹda àbí wà ní eh, kásà máa sí sùúrù náà bí ọ̀rọ̀ ọba sáṣe jẹ́ àníbí sádùnnú ìfẹ́ ìlú sádù òdòdó ọba kọ́ padà sí Yaman nígbà fẹ́ ẹwà ọlọ́ Mẹ́dínà bọ́lọ́ ndé ó sì ọlọ́mbà Mẹ́dínà ìfẹ́lú ìṣẹ̀gbọ́ tó rẹ̀ kí láàkùtà mọ̀ sí báyìí ọwá ẹjà máa kọ́ ẹrù wa nkàlùkù bá ń kẹrù gbogbo ẹ̀sẹ̀ ti gbà sílámà tọwọ́ rẹ̀ nkàlùkù náà kẹrù ọkùnrin kan wá ń bẹnu ọ̀rẹ́ tó bá ń lọ ń lọ Madina Madina Madina sì ni ìlú alájàkálẹ̀ àrùn ní nígbà náà kó tó pàdàbí sàdúrà kọ́lọ̀ ó pàjàkálẹ̀ ìnira ìwádé ọkùnrin kan nù wọn tó tẹ̀lé wọn ọba jókùnjọ kan pé áà ah, tí wà ní sí islamu mọ́ ìnira ìpọ̀ ìsìlé padà lé wọn mọ́ pàmí kí wọ́n síbẹ̀ ìwọ̀n náà mọ́ tánù rẹ̀ mo sì í jírọ̀ mo fi lé fọ́nà ẹlẹ́ ẹmí mi náà mọ̀ ń gbésá ìyìn sì fẹ́ fà rẹ̀ sí ara nínú ìpọ̀ fa ahọ́wà mọ̀ ṣáàkísọ̀ lọ́bá mú láòjò irú ìjẹ́kẹ́ wọn wọ́n tún máa ń pè ní hadidu siham irin ọfà tẹ́lọ̀ múṣọ́múṣọ́ lọ́bá gbọ́wọ́ ẹ̀lẹ̀lẹ̀ ọkàn fi gún rẹ̀ lẹ́yìn ọwọ́n bí ó tún yáwá báyìí lẹ́jẹ̀ bá ń dà falamiya ń ṣàkọ̀ ẹjẹ̀ ọ̀dáwó títí títí lẹ́jẹ̀ ẹ̀bá rú tán lọ́bá kú ọsá pàrà rẹ̀ òkìkìtì kan wọ́n sí bẹ́ẹ̀ sì ni ẹ ń bá parẹ̀ lára ojúṣe àkọ́kọ́ nú ẹ̀sìn ìmáàmù àgbà ò gbọdọ̀ kírun sílá ìmáàmù kí ni ìmáàmù àgbà ànàbí òní kírun sí rú bẹ̀lá ọjọ́ ń gorí ọjọ́ fàlọ́rọ̀ tufẹ́ ìbìnà ọmọ tufẹ́ ìbìnà àmúrà àdáwọ́sí lọ́bá sùn dọ́kan sára àṣọ lọ́bá rí ọkùnrin lójú ràn orí ah. wọ́n fún ní òní ní àbíkà rọ́bù nígbàtọ̀ ọdọ́dọ̀ ọlọ́run kí ọlọ́run sí fún ọmọ tí fáyì náà ọ̀ ah, ní ọlọ́run sí gọ́fàrọ̀ ọlọ́run lè bí hijira tí rasasalam bí ọlọ́run ṣe ní kàmàríkà kí wọ́n gbé ẹ̀sẹ̀ tó ń fẹ́ fọ́ lórí pé ń fi lélẹ̀ ó sọ́ra ń dólò sí nítorí tọ́lọ́ tàbí hijira tó ń sí láì wọ́n gbé ẹ̀sẹ̀ yẹn lérí gbogbo ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ parẹ́ ah, ẹ̀ntí bá bùsàbí ti ẹ̀ ti bàjẹ́ o ó ti sòfò irú ọmọ bẹ́ẹ̀ mẹ́jọ tara tèmi jáde o lóògbò eré àní ọlọ́rin wà sáàbì kúrẹ̀ àwọ̀lú mílẹ̀lìmọ̀ àmì ọ̀rọ̀ àǹsọ́ àwọn tí ó ti gbọ́wọ́ jùlọ tí ó ti rẹ̀ lẹ́lẹ́ tí ó sì jọ àti tí ó gbà lẹ́yẹ nílẹ̀ tí ó bá lọ pẹ̀lú tí ó bá lọ pẹ̀lú jama nígbé ẹ̀sìn bá tó yé wa wípé rọ̀bínà bí láyé rọ̀bán ọlọ́run láyé ó sí lọ́lọ́run ọba wa wàbìlì islam ìdínà ẹ̀sìn láyé ó sí wàbí mọ́mìnà ọ̀sùlà ànábìlà nẹ́bí wa kẹ́ẹ̀ẹ́sì àfà kẹ́ẹ̀ẹ́sì tí mọ̀ sọ́dún ilẹ̀ ẹ̀sìn hàn ẹ ma sún èmì náà lọ́wọ́ lẹ́sẹ̀ ṣáàbìnà àmàwọn ilé àìmáyìn tẹ́ ń bá sọ̀rọ̀ ní wọ́n wá bèèrè dàbí ẹ̀sìn ní àkàkùnlọ̀ sáàs mistake wà lè pẹ́ kẹ́ máa bá sọ̀rọ̀ ẹ̀yìn kọ̀rọ̀ náà kìí ṣe pẹ́ wà takété pé ẹjọ́ sọ rẹ̀ náà fílà rẹ̀ rákà méjì ń bẹ bí àfá àkàbà pàwọ́gbà ayé wọn ní bílì kankan èyí tó bẹ̀sẹ̀ àjẹ́bì sí yọ́lára wọn ah, ọmọ àfá ní sọ́rọ̀ ọmọ àfá ní ojúkú bàǹkárì gbogbo tó sọ orí mọ́sọ̀ àdáwọ bó ṣe wà ní sẹ́mọ̀ báwọn wọ́n tẹ́lẹ̀ kàmàlìkà sí kí n ṣàlẹ́ pẹ̀lẹ́ lórílẹ̀ jẹ́mọ́ in tí islamu wò fi yánu ṣe àgbọ́dá ìfisọ ni àdébìnrin ẹ̀ṣọ́ra yóò fọ́lẹ́ ìsàbẹ́lẹ̀ kọ̀ọ̀lẹ́ lọ́sàbùn kò sí bàtán láàrin àtọ́lọ́wọ́ àṣẹ́wọ̀n a máa rọ̀ bàtán mẹ́rin jọ tí ìgbìmọ̀ bá dé yóò bèèrè gbé lórí kò sí jẹ́ẹ̀ṣẹ́ kò sí jẹ́ẹ̀ṣẹ́ jẹ́ẹ̀fùn kò ní kò láyà àfi ọlọ́njọ́ jẹ́sí òye ọlọ́njọ́ àwọn dẹ̀kí bẹ́sìn jẹ́ ṣùgbọ́n gbogbo náà ẹ̀sìn òye Tùfáìlù ọlọ́làrọ̀ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ti fáyìnsì kí lọ́rọ̀ ṣe ní tí ó rìn ní tí ó àwọn tó rìn tó fún lópin àwọn rìn ọ̀rẹ́ ìmọ̀ pàmọ́ ṣẹ́rẹ́ nígbà tó sì jìnà ọ̀rọ̀ bọ́sà sàrán bàǹkú mo rọ̀rẹ̀ mi o kódà mo sì ń bí lérè ṣùgbọ́n ẹ̀sìn àṣẹ́lám inú mi ò dùn ah, àbí ní kílódé fọ̀rọ̀ àìtù mo gọ́ ti àyàdẹ ṣùgbọ́n gbà tí wọ́n rí ó wí nǹkan mọ́ méjèèjì báyìí kí ìrànwọ́ ẹ̀ but ara gbogbo tí gbogbo tó kún orí gbogbo ìrìnú mi dùn pé ah àdínà ló fẹ́ níwọ̀ inú mi wọ́n dùn bọ́wọ́ sọ pé máa ní àrá kàmù bọ́ tí ẹyẹrẹ kí ló dé tó sí ọwọ́ rẹ̀ yí ìrọwọ́ rẹ̀ náà rẹ̀ mi tùfẹ́ìlú ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ kí lọ ti bẹ́ẹ̀ ó lọ́lọ́run ni ṣùgbọ́n lọ́n sọ wípé lánúsílíhà ní kàmá àfsáta ìyẹn tó bàjẹ́ lára àní ń gbọ́ tó bẹ̀ ń se bó sì mọ́ jálàbọ̀ àìjẹ̀nà rẹ̀ nù ṣùgbọ́n ìkẹta àti sàdéhùn fẹ́ ń bá ṣe wùn tó ṣe àwa náà ní yàdéhùn ọmọ wà náà gẹ́ ó tún ma wà náà rẹ̀ sàbínú ẹ̀yọ́ ní wàláì ṣe ó sàtàmì ọ̀nà mọ́jì òpó nígbàtí wọ́n kú ẹ̀rí bọ́lẹ̀ àṣìbọ́dà mi tẹ́ fópin ẹran para wọn àṣìwọ́wọ́ jẹ̀nà èmi ọ̀sọ́pẹ́ nìkan ọwọ́ náà tọ́lọ̀ ọ̀bá tọ́pẹ́ ní ọwọ́ náà ẹwọ́n tí ń ṣẹlẹ̀ àníbí wa dúró ó ṣe rán wa tẹ́wọ́ àníbí ni allahumma ọlọ́wọ́ bá mi ò wàlíyàdé yìí fagifir ikẹ́ rẹ̀ pọ̀ mọ́gbà owó méjèèjì náà sí kí ọlọ́wọ́ méjèèjì ìbọn náà ilé òkè tó ti sílẹ̀kùn rẹ̀ fún bá ń tí ọlọ́wọ́ méjèèjì náà bọ̀ ọlọ́wọ́ náà bí mo ti gbọ́ ojú ẹsẹ̀ ọmọ ẹ̀jẹ̀ náà bẹ̀rẹ̀ gbogbo àdífì ilé ọ̀sán ká máa para fi sọ́m bẹ̀rẹ̀ pé tẹ́nìkan bá torí bọ́bì kan tọ́lọ́mbá wò pé wẹ́n tí wá náà ló fi ṣe bẹ́ àforíjìn ẹgbẹ̀ ní ilé torí ọ̀pẹ́ tí wá náà ló fi ṣe bọ̀ tó ní sùúrù jẹyà díẹ̀nà ó lè ṣe bẹ́ fún kalkulatọ́tọ̀ jẹmọ́ ẹmọ́ para yíò ẹ ó lè ọ̀rẹ́ in tí ń já yẹnu làkọ́dí kọ̀lọ́kùnrin ìsánà fi kábàtì gbogbo ẹ̀tẹ́ bá ń sọ fún tọ́ni pé làkọ́dé kọ̀lákùn alẹ́ ìsáná fi kábàtì inú wàhálà tọ́lọ́lùn dáwà sí àwọn bàbá wa máa sọ fún wa wípé bí ẹ̀dá sáyé rí tí ogun kan wá lè pín pín báyìí nítọ́ ẹ̀ẹ́pìnì ìlà ààrẹ ẹlẹ́yà ẹsọ pé bàbá ẹ̀mọ́ bínú sí gbogbo ilẹ̀ wá rówó rà gbànà nígbẹ̀ náà lọ́n tẹ́sàn tẹ́sàn náà kẹrọ pé báyé sí láti lẹ́nu kí ni nílùú náà pọ́nkẹ́ náà bìbẹ̀rẹ̀ ajé bá mi ṣe ti wá lọ́ngbà náà báyé se rí jọ mẹ́rin ara ilé ìlòmínà ní ìsìn bí ó sì máa rílọ ohun ẹ̀sìn ni ká o agbámú dáadáa ayé ò chẹ́njì o wàláhì ayé ò chẹ́njì gbogbo tó sì ní tẹ́yìn wó wọn tó lè sọ pé ìrònù tó bà ní ìsinmi pé o fẹ́ rálẹ̀kún 80 million tó fẹ́ sẹ́ni ọ̀nà lé àwọn kan bẹ̀tẹ̀ pé tí ọba fi rúlẹ̀kún bẹ̀ kò lè sun léhun tí ẹ̀wà tí wọ́n mi ń kan ẹ̀fún bàkíyà ọba dáadáa kan wọ́n fi alẹ́ o mọ́ pàwátí o mọ́ dáwà náà àti sẹ́wà o mọ́ jẹ́ àkúkú gbó o pàwá sórí ìyọnú rẹ̀ o mọ́jì àbí kèfìríká tó kó o mọ́jì àlọ jìyànú sàárẹ̀ o gbangba alìkẹ́rà náà jò ogún fún àwọ̀ tí a wà jẹ́ náà láìní kọ́kọ́ wọ náà da hakila haula wala quwwata illa ثم نصلي ونسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيك ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل وصية للآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا قولا سيدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمتنا من لطف الله ومن رحمته أن نوى علينا أسباب الشهادة في الدنيا ثم في الآخرة إن شاء الله تعالى أمة الإسلام وقد ذكر رسول الله صلى الله عليه وسلم أصنافا من الشهداء بل هم شهداء في الدنيا هنا وسينالون درجات الشهداء يوم القيامة منهم المدعون ومنهم المقضان ومنهم صاحب العدم ومنهم صاحب الحريق ومنهم الغريب ومنهم النفساء ومنهم المرأة تموت بجمع أو البكر تموت بجمع وكذلك منهم المقتول دون عرضه ودون ماله ودون أهله ودون دينه فاليوم نجتمع في الخطبة من مرض يقال له السل أو السل فهذا المرض ينقل من الهوى واسم وي وهو مرض مؤلم جدا لأنه يصيب الرئتين فيفسدهما وكذلك يصيب العقل ويصيب يصيب المخ كذلك يصيب الكبد وكذلك يفسد وكذلك يفسد العظم الظهري فإن هذا المرض إن علمه لشديد لذلك جاء من حديث مرض بن صامت رضي الله عنه والحديث مخرج في المعجم العوسطي إنما مقرر بإسناد صحيح وكذلك جاء من حديث راشد بن حبيش في المنغ أحمد أن صلى الله عليه وسلم قال السل شهادة فكل من, مر من, من مات من هذا المرض من المسلمين فإنه ينال درجة ومنزلة الشهداء إن شاء الله تعالى أمتنا كذلك من تردى من رؤوس الجبال فهو شهيد كذلك من تردى من رؤوس الجبال فهو شهيد لأن هذا من الميتات المؤلمة وألم شديد جدا كذلك من أكله السبع جاء هذا من عثر يا بلاد المسعود موقوفا عليه بإسناد صحيح أخرجه الإمام الطبراني كذلك في موجبه الكبير كذلك أخرجه ابو الرزاق الصنعاني في مصنفه أن أن عبد الله بن مسعود قال إن من تردى من رؤوس الجبال وتأكله السبل ويغرق في البحر فهو عند الله شهيد فمثل هذا لا يقال من قبيل الرأي فنسأل الله الذي لا إله إلا أن يغفر لنا ذنوبنا أقول ما تسمعون أستغفر العظيم لولكم فاستغفروا فاستغفروه إنه الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده المصطفى عباد الله اتقوا ربكم في السر ولا قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصالحين أمة الإسلام واعلموا أن من رحمة الله أن أدخل كل من تردى من جبال في من رؤوس الجبال في الشهداء وكذلك من أكلته السبع وأكله السبع فإنه شهيد كذلك أمتنا ولماذا الرسول صلى الله عليه وسلم من الشهداء وهذا جاء حديث أمي حرام بنت ملحان أخت أم السليم أم أنس بن مالك رضي الله تعالى عنهما وأرضاهما وقد كانتا محرمين رسول الله صلى الله عليه وسلم لذلك كان يبيت على فراشهما ويأكل في بيتهما وكان يجالسهما لأنهما محرمان له صلوات ربي وسلم عليه قال صلى الله عليه وسلم المائل في البحر الذي يصيب القيء غريب في البحر له أجر شديد فهكذا بلغ صلى الله عليه وسلم الماء والميل والذي أصابه الدوران وبدأ يتيقى من هذا الدوران في البحر لما أصابت سفينته أعصفة فدارت بهم حتى قاع أو حتى سابما شيئا من حديد أو من شيء آخر في داخل السفينة فكل من مات نتيجة هذه الأشياء فإنه شهيد كما أثبت الرسول صلى الله عليه وسلم الشهادة فنسأل الله الرحمن أن يوفق الجميع لما يحب ويرضى لكن هذا الدين نهى الرسول صلى الله عليه وسلم أن قتل أحد نفسه جاهد من حديث رجحه مسلم سعيد الحديث أبي رضا ولقد رسول الله صلى الله عليه وسلم من تعدى من جبل فمات فإنه يتردى الباب في نار جهنم خدم خلقا فيها ومن قطع نفقه من تحسى سما فسمه في يدهم يتحسى في نار جهنم خدم خلقا فيها ومن قطع نفسه بحديد فحدته في يده يقتل بها نفسه خالدا مخلدا في نار جهنم أبدا فنسأل الله تعالى أن يقينا من نار جهنم وأن يجعلنا من أهل الجنان وهو على ذلك قدير وبالجبت كثير ونسأل سبحانه وتعالى أن يجعلنا وإياكم من يستقيم القول فيتبعنا أحسنه اللهم ربنا عز لسوى المسلمين ودمر أعدائك أعداء الدين اللهم انتقل بارك المستضعفين من المؤمنين والموت في كل مكان اللهم ربنا استر عوراتنا وعن رعاتنا اللهم ربنا كن لنا معينا ونصيرا اللهم اغفر لموتانا واشف مرضانا وارحمنا إذا صرنا ما صاروا إليه يا أرحم الراحمين اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي هذا النار عباد الله واعلم أن ربكم سبحانه وتعالى أمركم بأمره بدأ فيه بنفسه وثنى الملائكة وثلث بهم قال الله سبحانه وتعالى إن الله لا يتوب يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القول مخبة سيدنا خالد من صلى عليه صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا